يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة وهدى ورحمة لقوم يوقنون صدق الله العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد مصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحابه والتابعين وتابعيهم بإحسان لا يوم الدين ما بعد أدوك فون الله الحمد لله أدوك ني الحمد لله a parí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ọba oníkẹ́ ọba aláàánú kọlọ máa dáwọ́ rẹ̀ dùn ara wa àmín atọ́rọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá ní sàlékún kẹ́ ìgẹ̀ rẹ̀ àmín gbọ́n ànábì ọlọ́run tí ń jí sọ́rọ̀ síwájú rẹ̀ bá ní kẹ́ bá ní gẹ̀ wọ́n gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì bá sí wọn ìyọ́nú rẹ̀ ọlọ́run jẹ́ kó dórí àwọn àkórí àwọn ọmọdọmọ wa ẹ̀rí àsìkò tá wà àsìkò etikaf àsìkò kí a máa kúrarú sí masalasi al-i'tikaf tó jẹ́nu súnà anẹ́bàsọ̀sálá sallallahu alayhi tí ti di ogún súnà anẹ́bì ni pé a lọ bá masalasi lò tí Ramadan ó fi délẹ̀ ká lọ jẹ́ àlejò Ọlọ́run masalasi a tó lo àǹfààní ẹ láti wá Laylatul Qadr a pa gbogbo àlámọ̀rí ilé ayé tì a lọ bọ́lọ́wọ́ bá wa lò a lọ bá páyùn kọ̀yọ ọkùnrin lẹ̀ kọ̀yọ obìnrin lẹ̀ kọ̀yọ ọmọdé kọ̀yọ gbalagbà lẹ̀ tàbá ti kẹ́kọ̀ọ́ ẹ̀ tàbá wá lè lọ ọjọ́ mẹ́wàá yìí látòkèdélẹ̀ yọ ọjọ́ tó bá rọ̀ àlọ́n láti lò ní àwọn hours kan bẹ̀ náà

ọlọ́ni wala tubashiruhunna wa antum aakifuna fil masajidi ọlọ́ni ẹ yẹra báwọn àyàwó yín lásìkò tìká gbẹ́ bá ti ń bẹnu mọ́sálásí tẹ́ẹ̀sẹ̀ tìká ẹ má lásìkò pẹ̀lú obìnrin torí díẹ̀ ìlásìkò pẹ̀lú obìnrin a máa bá tìká fù jẹ́ torí díẹ̀ ní a fi ṣe pé lásìkò àwọn sàábé ànábì ń ṣe tìká àyàwó náà ń ṣe tìká kódà ìjọ náà lọ́hùn gbogbo ẹnìkọ̀ọ̀kan yọ ma bẹ lábẹ́ haima tent gbogbo ìyàwó ànábí káwílò ní tent ànábínà ní tent kìí ṣe àṣepọ̀rú ìtànsì ní ìní ṣùgbọ́n àfá agbára ìpé ìtànsì náà lẹ́ni tí ó bá ṣe pé wọn ní kọ́ ìrojú bá wa ẹjọ́ ò ní pọ̀ ọ̀rọ̀ òṣèlú ò ní pọ̀ a ní ètò tó múnádóko a ní program tí kálukú kásì ní àwọn àlàkalẹ̀ fún timetable program tààtùn kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ya máa sí wáàsí ní tìkáàf a máa kọ́fíkì ní tìkáàf a máa kàdísì ní tìkáàf a máa kàsíra ní tìkáàf àwọn gbogbo tó bá tàà lè mú dàgbàsókè bá wa a máa ṣe ní tìkáàf aláwọn àsìkò kan tààgbé kalẹ̀ tí ó jẹ barami mushtarak tí ó jẹ joint program yóò sì láwọn àtàkàlẹ̀ tí ó jẹ albaram de la khasa individual program ma ṣe jẹ́ kí ma ṣe tèmi gbogbo ilé náà ní àsìkò tá a wà yìí àsìkò tí káàfù ní àbẹ̀ọ́lọ́ ọ̀bàlẹ̀kọ́lá gbogbo tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ kọlọ́kọ́ gbáǹjọ́ sún sí rọrùn ni a ń kí ni politics a fẹ́ wò lé ní ìtumọ̀ rẹ̀ filistilá fìlì ìstìlá lọ́dọ̀ àwọn tí a kọ́ nípa ìlànà òṣèlú kí náà ń pè ní politics tí a bá wo a rí pé oríṣiríṣi ìtumọ̀ òun náà ni wọ́n fún àwọn ìtumọ̀ tí a wá fún yìí kọjọ ara wọn ìtumọ̀ kọ̀ọ̀kan ní ìbámu àwọn tí wọ́n kọ́ ẹ̀kọ́ yẹn wọ́n máa wò tó gbogbo nǹkan kọ̀ọ̀kan ló ní àlàyé rẹ̀ nígbàtí wọ́n wò wọ́n tàbá ní kásí ní ìjẹta bí wọ́n ṣe define ọ̀rọ̀ síyásá ó pọ̀ ní ìbámu kílẹ̀kọ̀ tèyàn kọ́ wọ́n kọ́ wò lọ́dọ̀ àwọn philosopher wọ́n wo pónẹ́sì define ní Yunan ní Greek ẹ̀sìn mọ̀kútà bá ń sọ ní àwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Greek ìjọ́nà lọ́n a máa sọ̀rọ̀ Aristo Aristotle Socrates Socrates àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ wọn lọ wọ́n nígbà tán fẹ́ define temple in politics lọ́dọ̀ Aristo ó ní iyakulu ma min shanihi ma min shanihi an yuhaqqiqa al-ayata al-khiyara fil mujtama ó ní gbogbo nǹkan tá a bá ti lè gbé kalẹ̀ láwùjọ tó lè kú rere bá ọmọnìyàn láwùjọ ní ń pè ní politics hmm. ọgbọ́ni gbogbo tó lè ṣàǹfààní fọ́mọ èdè ènìyàn nínú àwùjọ ló ń jóṣèlú fọ́yíyà tàstọ́ ìbò káàbátà ṣòónì sàídà fẹ̀lmùsítàmà ó ló kó sínú gbogbo tí bá jẹ́ ètò àwùjọ pátá ló kó sínú Allahu Akbar any aspect of the life ìfìrìrì báwọn èèyàn láwùjọ ìdájà rẹ̀ láwùjọ ní jẹ́ politics ni wọ́n ní tàbá wá wọn tó sọ yìí wọ́n ni wá tàtàdìdì wọ́n ní in tó sọ yìí yà tábìrì síyásá fọ́ríà anìkàláàd ó jẹ́ àmà wípé àsọ́sẹ̀lú náà àṣẹ ìwà ìwọ ọmọlúwàbí náà ó wà ní òṣèlú Allahu Akbar kí á jẹ́ kí àwọn èèyàn máa wọ ọmọlúwàbí láwùjọ inú politics ni hmm. ẹ ń sọ̀rọ̀ kìí ṣe mùsùlùmí kò lẹ́sìn o ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n tí a mọ̀ pé tí a fẹ́ kí lé ayé tòrò ní bó ṣe yá wọn mọ̀ tí wọ́n níbàtà pẹ̀lú ọlọ́run àṣẹ bí bá fẹ́ jẹ́ politician dáadáa ní ìròrí àrústò yìí òun láti ní wọmọlúwàbí inú tó wá ń sọ̀rọ̀ lára àwọn olóṣèlú Allah ní bá a ṣe ń ṣe tàn rí ẹ máa pẹ́pọ̀ jẹ́ ń wọn ni wọ́n nígbàtá àbá rí àdánmọ́ a máa fi òbẹ̀ sẹ́bọ̀ owó yóò bá nù àdán ni wọ́n wá àlúpa ìdẹ̀ ní jóòbẹ̀ pípàtà àbá rí àwọn èèyàn gidi náà ma paruparu náà láma bá nájá hmm. ẹ̀rì bóhùn sí rí ni ẹ wọ́n ló títà bá tó ń wo definition rẹ̀ yìí yára na siyasa siyasata iyala alonṣútọ̀tù lẹ́dẹ̀ yóhádìdò ìtìmá òhà asásàlá dáwùlá ó ní politics ó ní ó dìtàmì àwọn activities àwọn nǹkan tá a bá ń ṣe nínú ìlú tó yíò tó pé orí ẹ̀lẹ̀ ètò ìjọba dúlé lórí gbogbo nǹkan ọ̀rọ̀ abo ni ara ẹni ètò sínúwó ni ara ẹni ọ̀rọ̀ ẹ̀kọ́ ni ni ara ẹni ọ̀rọ̀ òfin ni ara ẹni ọ̀rọ̀ àṣà ni ara ẹni ọ̀rọ̀ ìwà ni ara ẹni ẹ̀ wọ́n lẹ́yìn náà fàyúrùbìtò síyásà bí mafómìlì kúwà wọ́n kó kódà ó tún so síyásà ma agbára pẹ́nu nǹkan tí ma máa máa wùjọ ọdún náà lágbára òṣèlú náà rí ọ̀ràn ayẹn ní ẹgbà bá pè ní olórí kí agbára wọn lọ́wọ́ ẹ̀ kó náà bá ṣe lò kó sì fi agbára ẹ sàǹfàní kí ọdọ́mọ̀ fi yànyàn jẹ́ agbára tó fi dáàbòbò aráàlú tó fi dáàbòbò ìlú tó fi dáàbòbò ọ̀rọ̀ ìlú òṣèlú òṣèlú núùlù òṣèlú ta bó ní ìjọba ṣe mú ìlú dání tí ọkàn ará ló fi balẹ̀ ẹ̀rì bákan náà bó ní olóòlò ṣe múlù dání tí ìdẹ́rù ìdẹ́rù bàtà tí ò ní dálágara lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ilé ayé lè ní wọ́n ṣerú àwọn alágbára ni àwọn ní dictate fún ìmùlà art bá ti kó ṣeré corruption ẹ̀rì wọn àti ẹlòmí ìgbèsè àgbáyé wọn ní kó lọ ó gba IMF kò lẹ́m kò tó bẹ́ ẹlòmí ń bẹ tí a bá ní ó wá gba tí ó bá gba wọn bá wá wàhálà àwọn ọ̀ràn tí President Morsi ní Egypt tó dá ò níyẹn gbàrà tó dórí ìjọba ní a fi bí akoto ìlú wọn ṣe rí náà ro ọrọ̀ ajé wọn fi hàn ọ̀gá àwọn olórí IMF ọwá bá ọ̀yàwó ni o ọ̀yàwó ni o ó ní ọba pẹ́sìmì wọn mọ̀ ìjọ náà lọ kọ́tọ̀rọ̀ ojú gbẹngbẹn owó tó fi ṣèlú agbìyànjú láti bẹ̀ wà Allahu Akbar tókì náà ní ètò sẹ́kù èmi náà bẹ́ẹ̀ fi kún Allahu ó tó kó ní Egypt ọgbà China lọ ó náà bá àwọn Amẹ́ríkà sí tójú àwọn ilé irọ́ káàjọ ní ìfọwọ́sowọ́pọ̀ ara àwọn ọ̀nà tó dánù ara crime ẹnu nínú àwọn ọ̀rọ̀ títí kíní tí mo sí dá ẹ̀rì lẹ́yìn náà a ti rí bí a wọ́n sì tú politics níbẹ̀yẹn inú àwọn ọ̀nà míì tí wọ́n tó tú sí tó tún yàtọ̀ sí ètí asọ yìí o náà ni wípé wọ́n tún wo nínú ọ̀nà míì tí wọ́n tún gbà tú ọ̀rọ̀ politics gẹ́gẹ́ bí àwọn tó sọ wípé wọ́n ń òṣèlú yìí ìròrí àwọn ará Germany gbàtàn fẹ́ tó òṣèlú tí wọ́n wọ́n ní hiya fanu ta'ammul bilmasoli kuliya li jama'a wusulan ila hadafi salam wa rakhal am wa ri'ayati lihajati nasi àwọn àǹfààní gbogbogbò àwọn general benefits inú ìlú báwo láàṣì balò tí ó wúlò fún aráàlú àwọn kàtà ń pè ní ohun àǹfààní ìlú àwọn ọ̀nà wo la fẹ́ làkalẹ̀ láti balò tí ó wúlò fún aráàlú àti pé tàbí rí tó yẹ jẹ́ aim objective látara òṣèlú láwọn kan tó ń bọ̀ yìí àkọ́kọ́ ń bẹ àsàlá àlàáfíà nínú ìlú ẹlẹ́ẹ̀kejì àrọ̀kọ́lá ìsẹ̀mí rẹ̀fẹ̀rẹ̀fẹ̀ fún aráàlú wọ̀rẹ̀ ayẹ́dẹ̀ hajjáti nas àti ìmójútó gbogbo tàráàlú ní bùkátà sí ẹgbẹ́ ọmọnìyàn minajili takik asa'adat ọmọ ẹ̀dẹ́ yẹn ní bùkátà sí iná iná ẹ̀lẹ́tíríkì ojúṣe àwọn olóṣò ní gáṣẹ́ kíni a ṣiṣẹ́ lórí ẹ̀ kò dúó a ní bùkátà sí omi táà ma mú mi dáadáa ojúṣe ìjọba ní kó sí kíni ní kó ṣe é a ní bùkátà sí ètò ìlera ojúṣe ìjọba ní kó sí kíni wọ́n gbétò ẹ̀ kalẹ̀ kí a kọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ìjọba rere ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n máa ń tún sí láwùjọ wọ́n igbó lórí ẹ̀kọ́ látàyà ànẹ́ Muhammad inú ẹ̀sàn mùsùlùmí ọ̀fẹ́ ní ẹ̀kọ́ kò sí máa nìní ẹ̀kọ́ tó wá di wàhálà fáwọn orílẹ̀-èdè ní ìsìn tí ìjọba ò lè fún a ní ẹ̀kọ́ ọ̀fẹ́ kódà primary lókèrè jù bí wọ́n bá ní free education bẹ́ẹ̀ bá tó débẹ̀ ma gbó free hmm. tán bá ní free education bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀rí pé free tán bá ní free health tán bá ní free health ètò ìlera bẹ́ẹ̀ bá débẹ̀ ìjọba lọ sí ìjọba lọ́mọ̀ pé kí sọ́fẹ́ wà mọ̀ pé ọ̀sán ó dáadáa nígbà wọn bá Allah pẹ̀lọ́wà a máa rí wọ́n lẹ́ẹ̀kọ̀ọ́sán deposit kan gbaná ọmọ kí wà láàdé ìbọn fẹ́lẹ̀ pé gbogbo eléyìí wọ́n kí ni àtibọ̀tán náà ní ké kó wá lè jẹ́ oríire gbogbogbò fúnlù kọ́kànyẹ balẹ̀ in ti jẹ́ politics kẹ́bí definition láti àwọn ará Germany báwọn ṣe túnú lọ́dọ̀ tí wọ́n tánàbá wá wo àwọn definition tán fún wáyé a rí pé pẹ̀lú táwà ń sí ń bí ó yàtọ̀ gédégbé ó yàtọ̀ ó yàtọ̀ gédégbé àwọn tí wọ́n gbèrú bí ń túnú o nínú ọ̀dọ̀ àwọn ará west generally wọ́n tàbí fẹ́ tó politics wọ́n ní ìyàfẹ́nu hukumu dawla wọ́n ní náà ni àwọn ìlànà ètò ìṣèjọba orílẹ̀-èdè tó ṣe yí pé yóò kọ àwọn nǹkan tí bọ̀ ìsinú nínú ẹ̀ alátọ̀dúwà báwọn àbìbà inú ẹ̀nu pé àṣepọ̀ orílẹ̀-èdè kan pẹ̀lú orílẹ̀-èdè yóò kò sínú lẹ́mọ̀ rí Nigeria Cameroon aláàmbásọ́dọ̀ ń bẹ Cameroon náà ní Nigeria politics and lana politics náà àṣepọ̀ láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè wọ́n ní bákan náà inú ẹ̀ náà ni alìhùkúkù síyàsíyà o náà ni àwọn ẹ̀tọ́ ẹ̀tọ́ òṣèlú alladhi yashtariku an tariqi al-muwatin fi hukumati ad-dawla tó ṣe wípé gbogbo aráàlú pátá iná ló ní ẹ̀tọ́ tí a wọ́n pè ẹ̀tọ́ òṣèlú ọkọ̀ bẹ́ẹ̀ lórí ìbùdáyò ráì ìbùdáyò ráì kí yẹn lè sọpínà rẹ̀ nínú ìlú nínú ẹ̀tọ́ òṣèlú ni wọ́n yí pa níbi a bá ti ń ṣe òṣèlú gidi wọn kì í paráàlù lẹ́nu mọ́ àìfi òfin paráàlù lẹ́nu mọ́ àìfi ìjìyà paráàlù lẹ́nu mọ́ káwọ́ fún ìláti sọ ohun tó bá rí ní tó lórí wà mú ní pé tó tó bá fún wọn ní márùn tó gbẹ́jọ́ náà lọ́wọ́ musulmi wọ́n láyà gan yọ́kan umaru lọ ní ìlú madina yarúgbó kan rí oníwà bí umar yọ mọ̀ tẹ́kìlá báyọ̀ lọ sọ̀rọ̀ tí lọ́jà ìjọdọ̀jọ́ ma kéèkéè tó mọ́ jàkájì bẹ̀rù ọlọ́ mọ̀ pé gbóhun tó ń sọ ọlọ́bọ́ bí ẹlẹ́rẹ̀ inú àwọn jẹ́ tẹ̀lú márùn wọ́n wò yá ẹbá kan wọ́n fẹ́ ta ó ní ẹpanumá alábìnrin tẹ́ ń wó yẹn ó ní ń bá ànábì sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ní yàrá tọ́lọ́sí gbọ́ sáma keje Umaru fẹ́ ṣe kútbànjọ́ kan lẹ́gbàtọ́ rasafáràlú tán ìjọba olè rasafáràlú lásìkò ọyẹ́ àtọ̀tọ́ bá yẹ ọyẹ́ wọ́n rà fara ní lásìkò ooru ẹgbẹ́ bá yẹ ooru wọ́n rà fara ní múrù náà wà dáti ẹ̀ ọ dàbí kéèyàn wọ mọ́lásán mímísà wà gbádáì mọ́rù wà bọ́ sórí mímbàrí Salman Farisi ní rẹ̀ Umar yóò wà lásàmà gbogbo tó bá sọ lẹ́nu ọ̀sọ́ lẹ́nu kọ̀tẹ́ tó gbọ́rọ̀ sẹ́lẹ́nu ma wùlẹ̀ sí kútúbà kan ànígbọ́ àbíkọ́ sọ bó lásọ tẹ́ sí jù ti wá lọ agbádá kọ́lá dá tí ẹ́ sì dágbádá sàlàyé fún à mọ́rù náà dá kútúbà dúró ní tó pé inú òkú síyàsí láǹfà ní kó sọ fún ìjọba in tó bá rí lálébù pẹ̀lú ahán pẹ̀lẹ́pẹ̀lẹ́ umaros èyí méjì ọdákẹ́ ó ní ayna abdullahi ibn umar bó ní abdullahi ọmọ mi ń bó ló wà sáfù olódú ẹbá ń pè bọ́ta ló bá dìde ó ní fèsì abdullahi ní tí a sọ tèmi lèmi fi kún ti bàbá mi dúpẹ́ mọ̀kọ́ sanra ó sì ga torí ẹ̀lẹ́mi ò fi wọ́wá Allahu Akbar sọ́n buhari sọ ní aláàna sọpọ̀tọ̀ ma wá bá kútùbà lọ a sì tán àti gbọ́ a sì gbà púpọ̀ náà ní ṣe kútùbà lọ́jọ́ kan kó tó dórí kútùbà àwọn ọkùn ti lọ kọ̀mplẹ̀n fún pé owó orí àwọn obìnrin pọ̀ owó táwọn obìnrin ń bè lówó ti pọ̀ jù kí mọ́rù bá fi òté lé mọ́rù bẹ̀rẹ̀ sí mẹ́nu bà obìnrin kan dìde látẹ̀yìn ó ó ní rẹ̀ Umar inú sọ́dún nìsá àyà 21 ọlọ́run pàṣẹ gbogbo ń tẹ́ bá gbogbo ń tẹ́ bá fún wa gbogbo ń tẹ́ bá béèrè gbọ́dọ̀ fún wa ṣe ìntọ́ àṣẹ́tọ́ ń pa ẹ̀sá sí ọlọ́run àbáṣẹ́ òṣìṣẹ́ ọlọ́run àbílọ́dọ̀ ara rẹ̀ mọ́rù dákẹ́ gbárí mọ́rù nísìn obìnrin right mọ́rù sáṣìṣẹ́ inú àwọn òkùnkùn sí yà sí àlẹ́tọ̀ọ́ alẹ́dọ̀ká dìbò ààrẹ ni alẹ́dọ̀ká dìbò fún wa ààrẹ bí a ṣe lè yẹnyẹn lè yàwá náà nínú ìlú nígbà bá ti ní ìtọ́ ẹ̀ká ní kìí sí pá wọn kan ní wọ́n ní náà lọ gbogbo ilé òun nìkan tí wọ́n ń pè ní politics àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a ń rẹ̀ títà ń súnmọ̀ yí pé àkóso ìlú fún rọrùn ìlú fún ààbò ìlú fún kálukú ó sẹ̀mí rere nínú ìlú gbogbo dáa ń sọ yóò àsọ̀rọ̀ ẹ̀sìn o àwọn tẹ́ ń dìfà yẹ wọn kìí sí mùsùlùmí o tàbáwá dórí ti islam wá ń kọ́ Akbar that is the meaning of politics sí bá wà sí gbọ́ yínú torí díẹ̀ ilé ìdáyàtọ̀ fẹ́ dó sí àtẹ́ntọ́ àtẹ́ntọ́ gbọ́ لا كذا كذا من على الناس سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر